bẹ́ẹ̀ ní àwọn bàbá bàbá wọn àtàwọn àfá wọn àtàwọn tí wọ́n rè wọ́n tí wọ́n rè wọ́n tó jọ rẹ̀ Islam títí tí wọ́n fi wá lápa tí wọ́n fi làgò tí wọ́n làgò sí ojú ọ̀nà nẹ́gbọ́n Muhammad tí wọ́n lagò tó jọ́nà ṣúgbí tí wọ́n sì pèsè tó jọ́nà ọlọ́run ọlọ́run mọ́tàbà jẹ́ wọ́n tó ní Foríjì wọn bó bá dáńpọ̀pọ̀ máa ń tó ti kẹ́ nínú àwọn ànábì àtàwọn ẹni òdodo, àtàwọn tí wọ́n kúkú tẹ̀lírí àtàwọn ẹni rẹ̀, àwọn tí wọ́n dùn bá tó. La ilaha illallah محمد Ẹni máa máa kí wọ́n sọ orí fún nígbà tí wọ́n bẹ láyé, kódà kọ ọmọ wọ́n tó jí orí lára àwọn ọmọ wọn láláwọ̀ Ìwọ́n náà darí ẹ̀bí rẹ̀ sọ́dọ̀ ọlọ́ Ṣẹ̀mọ̀ yí pé àwọn ápọ̀lọ ọ̀tá lò bí ọ̀bá ti network àti ní nǹkan bá yí jẹ́mbẹ̀ èèyàn lérí bí tó fẹ́ tókè. Ṣùgbọ́n láàrin second tàbá jẹ́ kí nẹ́tíwọ́pù wa kọ́pá ìmọ́tọ̀lọ́wọ́ ọba ilé kì ọlá èèyàn máa rí nǹkan gbà. Èèyàn lè sa ìmọ̀ ẹyọ ọjọ́ nù alúwà tí nẹ́tíwọ́pù ọba jápọ̀ ọjà lè lórí ìbò ni. ẹlẹ́kùn sọ pé la ilaha illallah la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wa sallam محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله الحمد لله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 وردى نفسه وفتنة عرشه وزن معاته وزناد كلماته وعناد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومنتهى رضاه ومنتهى رضاه صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفعين الشفيع المشفعين خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وصحبه وسابه عن الله ووالد ووالد عن الله Àfihàn àfihàn gbogbo àwọn Buhaya ló gbòrì, àmẹ́nìkan Buhaya lẹ́yìn lọ́rọ̀. Àtẹni ó Buhaya tó tún gbò ẹ̀yìn, tẹ́gbẹ́ tẹ́ bá dákọ rẹ̀ èyí ó sì máa sáré tó yọ́ máa yàgbẹ́ ní ìbẹ̀lẹ̀ àyí, àtẹni tó sọ lẹ́nu, àtẹni tó gbé pamọ́, lábẹ̀rẹ̀ ọlọ́run náà láwà. Àwa ti ti fún ọ nítorí ti bàbá wa tẹ̀yẹ àgbà a dìde fún ọlọ́run nítorí àwọn tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ a fún ọlọ́run nítorí àwọn tó bí wọn tí wọ́n tún ayé fi báyìí táyé ń báyìí tó ti jẹ́ pé wọ́n bá wò sílé ní àwọn ń bá wọn bàbá Tàbá tó máa mẹ́ta fi kí ọdún báyìí náà bá ṣe àmásìkò yí òjò bẹ́ẹ̀ náà lọ. Ìjọ́ sí kò wá fún ẹ̀yà wá ṣe ránà bí lẹ́yìn náà kí wọ ọlọ́run lára bàbá wa bá láti ilé tí wọn náà pàjẹ́. A kí ọlọ́run lára bàbá wa tó

Kíyàn Wọ́n tó wá àfáà tàwọn gbáwálẹ̀ ìjọ kan ọ̀dọ̀ wọn dé tí wọ́n tọ́jú àfáà tàwọn gbá fàbí. Wọ́n tó dé Nàìjíríà wọ́n tó fi alálejò rẹpẹtẹ nítorí ìpáyì màlé ọlọ́run mẹ́ta ìlàbùkù tó náà tó tójú ní ṣe ẹ̀kì tó jòkótì ilẹ̀ ìmọ̀ dábá àwọn ọmọ ọmọ bínú wọn jáde la ilaha illallah wọ́n láà ilẹ̀ ìdá púpọ̀ ọlọ́run ní bàtà àwọn bàbá nìjẹ́ láìláì torí wọ́n gbìn ire ọlọ́run àwọlá yọba sọ àfá àwà Abdulkadir yọba dáàbòbò ọbẹ̀ látorí rẹ̀ gbogbo ọmọ tẹ́ bínú lè lọ́kùnrin lóbìnrin wọn ní fìtì wọn lọ́tọ̀ wọn ní ráàrí ẹni bá tàbí ti lé wọn náà dáa ẹ̀rẹ́ ìwòlẹ̀ tí wọ́n àfíláàmù ti rí ilé tí wọ́n náà ń dáa ní ọlọ́mọ́bà ní tẹ́lìkọ̀kan wá La ilaha illallah La ilaha illallah Rasulullah Muhammad Rasulullah Salatu wa salam ala khairi khalqi Ọ̀rẹ́ àwọn nílùú Salatu wa salam ala khairi khalqi Astaghfirullah Astaghfirullah La ilaha illallah La ilaha illallah محمد رسول الله محمد رسول الله الصلاة والسلام على خير أدعوي جماعة الصلاة والسلام على خير خلق الله أستغفر الله أستغفر الله لا إله إلا الله محمد رسول الله ńlá àti gbọ́ra àwọn bàbá wọlé gbogbo oṣù bí kí ń bẹ láyé ní tó kò sòfíà ìtẹ́lẹ̀ àmàdé náà nù astaghfirullah subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ìtàlùkù hàrí ní àti lẹ́nu àti alkitabu wa sunna ìtẹ́lẹ̀ àmàdé àwùlẹ̀ bí ní wákàní àti ṣe àwọn àwọn abẹ́ ìsàgbójú ọjọ́ ọlọ́run wọ́n kúkú rí wa tó sì mọ̀ wá ààzìfẹ́ ọkọ̀ tó dáwàá Àfaramọ́pọ̀ dáwà ni, ọkùnrin bára ẹ̀ lọ́kùnrin, obìnrin bára ẹ̀ lóbìnrin, ẹni rí ṣe gbà, ẹni tí ò rí ṣe gbà, àwọn adónú ìsìláàmù, ọlọ́mọ́bì ìsìláàmù gbẹ́ni kọ̀kan wa. Gbogbo ẹni jẹ́ wá pán àfáà tó kọ́dìrì lábẹ́ àwọn bàbá wa tẹ̀yẹ. Lọ́kùnrin lóbìnrin tẹ́ ń náwó wọ́n sọ̀kan àwọn ọmọdé àdìjẹ́ náà, àwọn orò èé ní táwọn bàbá fi pàdìsà àdìjẹ́ náà kalẹ̀. Allahu akbar. Wọ́n ní bàbá wa ṣe ó sọ́ọ̀lẹ̀. Dáúdù wọn ní ẹmàmọ̀ ẹmàmọ̀. Ẹn dáúdù wọn ní ẹmàmọ̀ ẹmà rọra. Ọlọ́run nípa nǹkan ní jẹ́ ọlọ́run Muhammad. Àti gbogbo àwọn alásàlá láti sáà náà tún wọ́sọ, àbábẹ̀ kọ́dì ní ká fi bá ti tẹ́ wọ́n tí ó ìgbé kátàkùn àtàdúwà fún yíò kátàdúwà fún yíò kátàdúwà fún yíò yíò ní bàjẹ́ láíláí àti yíò ti ní tú láíláí bí a bá ń pè lọ́dọọdún ẹ́kùn máa náà ìmáyẹ́ máa rí rẹ̀ ọlọ́run bàbá àgbà tí wọ́n dóì láti tẹ nǹkan fún ara mi tàbí pàwà tí fún ẹnìkan. Àmẹ́ta orú náà lọ́lọ́ máa bí gbàdúrà, yọ́ gbàdúrà wata bá tọrọ ní àìyí láti ẹjọ́ tó ní àwà tó pẹ́lọ́dọ̀ ọlọ́run Allahumma inna lillahi wa inna ilaihi raji'un. Abisat Yesu, Abisat Rajat wa Abisat Al-Nabi wa Ta'at Ta'ala. La ilaha illa بكل اسم من عدونا وعدونا وبأسئلة لا حول ولا قوة إلا بالله العظيم وكنا على نفسنا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 káàkiri bàbá ìjẹ ẹ̀ta bàbá ànà bàbá dáadáa ẹ̀rí tó rọ̀díjìlá bí wọ́n ti ṣe fún bàbá jẹ́ ọ̀nà wọn tó ṣe rẹ̀ àbí tẹ́wọ̀n pé àfáwà ní sọ pé fáàdì ní bàbá nù àfáwà ẹwọ̀ àtàláti fáàdì ní bàbá bí wọ́n ti ṣe lájú ayé bàbá náà wọ́n tó ṣe bìṣẹ́ bàbá tó bí àfáà wọ́n sì mú jójó lẹ̀kan ní àwọn fẹ́ pàdé àwọn pàdé ànẹ́bì lára wa nínú àwọn ló dùn gbogbo àwọn ṣéhù ńláńlá àwọn ni wọ́n ní wọ́n ní sáwísù ní gbogbo záwíyà ńláńlá wọ́n ní àwọn dàráwísù wọ́n ní àwọn mọ̀tìzúbínà wọ́n ní àwọn sírù mọ̀kútù wọ́n ní àwọn màlámàtíyúnà ní gbogbo záwíyà ńláńlá àwọn dáadáa kọ̀ yìí zikiri ní gé wọn lẹ́rẹ̀ akí bàbá wa tàbí dákọ̀ wọn bàbá wa ọ̀fẹ́gbẹ̀ lé múyè tẹ́ tí ó ti lé bàbá wa tẹ̀yẹ tẹ́ ní òní bàjẹ́ ẹ̀ rárá tọ́lọ̀ mẹ́ ti bẹ̀rẹ̀ sí dáfẹ́ iná gbogbo ẹni bá nílé àwọn ẹni ọlọ́wọ̀n ní bàjẹ́ tí ò ní òní bàjẹ́ ẹni bá ṣe gídí mọ́ lójú tí ò sí lẹ́yìn yóò sì yẹ yóò yẹ síbì kan yóò yẹ yóò yẹ ẹlẹ̀ wọ́n á pẹ́ látòrí bàbá wa ẹ̀fọ́n sàdíkù náà Wọ́n rí parí gbogbo ẹ̀yìn bàbá tẹ́ mọ́ sojúlẹ̀ bàbá kan wọ́n tó dàbí sọmọ̀rí. Bàbá ọmọ ti àmì, àbá wọn ló lérẹ̀ ẹ̀ka, wọ́n làwọn ti kẹtì sọ́mtí ní òní, wọ́n tó wá dàbí kí ìyẹn na ọmọ gbẹ̀ẹ́ká sí wọn. Àbẹ́ yóò àwọn tẹ́ tó yáì, ọlá apẹ́ tó tọ́lọ́ta nẹ́bí ní o, gbogbo ẹ̀yìn àgbàgbà tẹ́ wà mẹ́fẹ́ iná mọ̀ kọ́ yẹ kán dákọ́ yẹ àbájúkó ti lọ, àti fọ́lọ́ àtàmẹ́bí dákọ́ yẹ tẹ́ ẹ̀jẹ́ sí lè tẹ̀yẹ́ ọ̀pàgbé tẹ́ẹ̀sì dágbà àwọn onímọ̀ rú tẹ́ẹ̀ dágbò lé wọn rú pé à mọ́gbàfẹ́ kan rẹ̀ mọ́gbà bàbá àdáwò rẹ̀ mẹ́gbò mi tọ́lọ ní kí gbogbo tútù báyìí wọ́n tún dẹ́sì bàbá tó sọ fún bàbá àgbà tó sọ wípé ẹ̀gbọ́n àfáàlùkọ́lì lóde àwọn náà tún yóò tàwọn tó ní àkúrò wọn ọmọ mọ́ ríbà ń bọ̀ mí ẹkù oríire ò gbogbo ẹni bàbá tẹ́ẹ̀mẹ́ lọ́tún lóṣì tí nínú níbàjẹ́ o ìgbà wọn náà ní ẹwà mú mi lọ lọ sí bí i tó ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ zulkọ ọ̀rọ̀ hadaru annabi musa pẹ̀lú ìdílé kan tọ́lọ̀ ń sẹ̀sán fún bàbá wọn bẹ̀ bí n tí ń sẹ̀sán fún lè sẹ̀yẹ lónìí lèmi الله اصطفى آدم إن الله اصطفى آدم وعلى إبراهيم وعلى إبراهيم وعلى إمران على العالمين ذرية بعدها من بعد والله سميع عليم ربي مران ربي إني نظرت لك في بطن محررة ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم Ọlọ́run ni Allah tàbá Adama wa Núhà. Ìdílé mẹ́rin ọlọ́run dákọ̀ ń bẹ̀. Fẹ́ni tó bá bẹ́kú ní òun ọ̀dá, kọ́lá òun ti dá. Ilẹ̀ láti yọ Ànábì wa láàrin ọ̀tún. ọjẹ́ kan bẹ̀ ààlà Ibrahima ọjẹ́ kan bẹ̀ ààlà Imrana ọjẹ́ kan bẹ̀ ọlọ́run ní a gbogbo ọmọ ta kààlẹ̀ àti àti Adama àti Imrana àwọn ló ayé dání náà ni rere ayé fún sọ́dọ̀ wọn bí níyà ni síyàtíyà ni ìmọ̀ afáẹ̀ ìmọ̀ ẹ̀sìn tó pò máa yẹ ìdílé mẹ́rẹ̀ ní yínà lọ parí ọlọ́run fi ṣàánú àwọn asínlọ́hun ní èyí gbogbo ẹni bá farabalẹ̀ sí lọ́hun dáadáa tí ọ̀pá nǹkan ní ìpọ̀mọ́ ọlọ́run tó mú kùnkùn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kan tó mú mọ́lẹ̀ lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kan tó bá ti lò bá ti bá ti bí ó ti lò tán ẹ̀yìn wọ́n dàrú ní sí lójútù mọ́. adájú wípé kírú ìsì fáwù tọ́lọ̀ ń ṣe bá nàbẹ̀ ádámà tó ṣe bá nàbẹ̀ nóhà irú mímọ́ tó ṣe bá nàbẹ̀ ibrahima irú mímọ́ tó ṣe ìmọ̀ránà apẹ́ẹ̀rẹ̀ ló dà sílé ìṣẹ̀yẹ́dáwò gbogbo wọn a ti wá ṣe kàrìnkàrìn báwọn gbogbo wọn tó wá ṣe pàǹkọ̀kì ìdìbáhùn táàtì wọlé ní sáàpá kẹtùmbẹ̀ kí ló dé bàbá wa ìtìfà òkú inna Allah safa Adama ma huwa ìtìfà òkú Adam wa ma huwa ìtìfà òkú Nuh wa ma huwa ìtìfà òkú Ibrahim wa Imran kí ni mímá tọ́lọ ni mo ṣe fún Adama Wọ́n ní àní àlùwàláhù níláì. Ádámà gbà fún ọlọ́run. Bí Sètáni ti dálà mú tó. Tí sì ń jẹ́ kókò sí ẹni tí Sètáni ní dálà mú. Kò sí bá a ṣe lè mọ́tó, kò sí bá a ṣe lè gbà fọ́lọ́n tó Sètáni ọdá aláwọ̀ tó ní Sètáni ọba ti dé àti ilé ma bí ìsìnkáwò ti ní kàtíkì fún ọmọdé àwọn àgbàlagbà. Mẹ́tìlẹ̀ ní kàtíkórì.

إبراهيم وعلى إمران على العالمين lẹ́nu tí ẹ̀kọ́ tèmi ti máa tí ó tó nǹkan ni ní mádọ́ ìdílé mẹ́rin adúrú ẹ̀dá tó àwọn bàbá lọ́lọ́wọ́ dákọ̀ àwọn mẹ́rin èyí tàwọn yóò tó dákọ̀ wọn má tí wọn ò fàyè fẹ́ràn rẹ ọlọ́run tí a bá jẹ́ ẹ̀sì ṣe wọ́n sì tẹ́lẹ̀yìn

ìjẹ́gbẹ́ àáfẹ́sẹ̀ kó lọ́nà òkú kọ́ láàrin gidi tàbà lòkó láàrọ̀ ìjẹ́gbọ́n lòkó yípo láàrọ̀ àti mọ́kún mọ̀dínbẹ̀lọ́wà fi sí àdànù báyìí ìjẹ́gbọ́n ó lé sábà ìjẹ́gbọ́n ìfẹ́ gbé ní kò láyé ní ìwọ́ àgbà ìwọ́ ìsẹ́ bọ́bá ìtìkọ́ ọgbẹ́ ìtẹ́tọ́lọ́run tán lórí ìjà ìyàwó ìjọ ọmọ ìjà kìíní ìjẹ́gbọ́n lè yí ohun ìjálé kéwú ìgbàtà mẹ́sùkú pé ò ní ti pò kíní ìjẹ́gbọ́nà kèèkì kan ìjẹgbà ìjẹgbà nípò ní tí ayé nínú lé ìkó dìde ìwọ nínú lé ìwọ̀ nídìde ìjẹgbànú tí ó sì ní iṣẹ́ òru àti iṣẹ́ ọ̀sánú ẹni tí ìjẹgbà àti ìjẹgbà bá wá kọlù tí ó kú ọlọ́dọ̀ ọlọ́run ìtìbá òdò Àwọn ọ̀rọ̀ fọ́bọ̀ Ádámọ̀ wọ́n mọ́ ìjàgbà ní ìjẹ́gbẹ́ ní kẹ́bí ọmọ kọ́lé kẹ́bí ọmọ kọmọ́tò kẹ́bí ọmọ lótọ́ kẹ́bí ọmọ fẹ́ẹ̀wò kọmọ lọ́kọ kọmọ bímọ táàtì fẹ́tẹ̀sù bá táàjù lẹ̀ tí ń tún wá ń lè sí tí ń tún wá ń lè sí kí bí ẹni bá wá lè wọ́n tó lè wẹ̀ tó yẹ́ sánkàn níbẹ̀ yẹn ìsì bá wó ti bá. Wàhálà ìmọ̀rá ní mọ́wàálà ìmọ̀rá náà láàrin Bí ìwà ìbọ́lọ̀ ń sáà náà ní ọmọ ọdún mẹ́rin lè jíṣẹ́ 63 years àti bíbí àti iṣẹ́ ó fi 23 years ó fi jíṣẹ́ 40 years èsì kékeré àwọn alóhun ni àwọn alùlárí yáyì fọ́ ìbámẹ̀lì mọ́sàrí ó ti sẹ́ tó níwà ní ẹjá tó dúdú ìbílẹ̀ kí ó láwà yìí ráìdù wa mc ìmọ̀ kúkú kọ́dọ̀ rẹ̀ púpọ̀ ọlọ́run ní parẹ́ Ọlọ́run kó àdáwò àdúgbò àdẹ́bì inú agbogbo sí àárọ̀ tọ́kọ́ sí ọ́ta gbogbo ẹ̀lú ní ọ́ta àwọn sómi. Ó jẹ́ gbogbo ọjọ́ ni wọ́n rí wọ́n dó lọ́dọ̀ Ọlọ́run ilẹ̀ ní ti dá báyìí àwọn tàwà kúnlẹ̀. ọlọ́run á dákọ̀ àmẹ́bẹ̀wà ìbòráyìmọ̀ sí èèyàn tó sí tí ń pí ọgọ́rùn ọdún lọ́kó tó bí mà táwà lè tó lè ìjẹgbọ̀n lóhun ó ti kó ìjẹgbọ̀n ó ti di ìjẹgbọ̀n ọgọ́rùn ọdún fún mọ́kótó ẹ̀yìn lẹ́kọ́ tí wà lọ́jẹ́ ní ẹ̀yà balala ọmọ tó wò ní ọ̀há tí ó sọmọ tí a dọ́tọ̀ ọdún kótó bí mọ́ sí tí ò ní sa agbó mi lọ nígbà tí ní iye jáwà nǹkan mi á mọ̀ sí ti kìbáwù tó bá yá nínú ńlá àstàfà Okay, now. Say it again. Inna Allah safa Adama wa Nuha wa ala Ibrahim wa ala Imran ala العالمين. Allah safa Adama wa Nuha وآل إبراهيم وآل إمران على العالمين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل إمران على العالمين

ẹ̀rí nígbàtí ọlọ́run dákọ Adam tó dákọ Noha làwọn onítàn fi sọ ipé ní Adamul awwal nínú bashar tó ní babaláwa Adamul thani nínú bashariya tó ní Noha ọgọ́ ẹgbẹ̀rún ọdún bẹ láàrin wọn ẹgbẹ̀rún ọdún ń bẹ láàrin annabi Adam sí annabi Noha bọ́ bá dín ó dín fẹ́rẹ́fẹ́rẹ́ yìí 1000 years nínú kan ìmìlá àrẹ ànábì Adam àtànábì Noah generation kan ti lọ níjọ́ náà 1000 ni wọ́n ń kà generation ti sí àkà 1000 ma ọ̀rẹ́ mi ogun tó bẹ̀ ma 100 láńkà ń jẹ́ kọrùnù kan 100 mẹ́wàá ó dín fẹ́rẹ́ ní ìdálà àrẹ ànábì Adam àti Noah bẹ́ẹ̀ sì bí ìṣẹ́ ọlọ́run ti dé Ṣé Rọ̀súlù àbí Nàbíyù kan bá jíṣẹ́ tán àbí mọ́jà títù kan bá jíṣẹ́ tán tí ń parí tẹ́bà ìlànà ṣètárí ó ti da gbogbo ẹ̀rù. Kó tún lè níyì fún ẹlòmí ìtàtùrún gbé dìde kó náà lè rí tẹ́jẹ́ àti búrọ̀ ńlá kan máa wọlẹ̀. Abẹ́rí báyìí, lànẹ́bì Núhà náà tó dé, bẹ́yìnà Núhà wá Ibrahim àtórí ẹgbẹ̀rún ọdún láàrin ànẹ́bì Núhà Ibrahim tó náà tó fi jíṣẹ́. Ànábì Nuh á ti tẹ́ tí ẹ̀, ìsìnfà òta fún Adam ní pé Khalifatullahi fil ardi, kọ́ wá sàrólé ọlọ́run lórí ilẹ̀, kọ́ máa ṣe bọ́lọ̀wọ̀ bá tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìtumọ̀

Ọlọ́run a máa ṣiṣẹ́, Ádámà máa ṣiṣẹ́. Ọlọ́run a máa bínú, Ádámà máa bínú fẹ́rẹ́. Ọlọ́run a máa máa Ọlọ́run a máa tó nǹkan, Ádámà máa tó. Gbogbo ti ó fún Ádámà ti ṣe máa bá mi ṣe láàrin àwọn ẹgbẹ́ Ìlànà bàbá afọ́lábà ní ilimu wàl'ákìl afọ́lábà ní ákìlù wàl'hikma afọ́lọ́gbọ́nú wàl'kúwà afọ́nikúwà wàtànáṣùl afọ́nikọmọ̀ bímọ̀ kọmọ ìjọba orílẹ̀ wọ́ta àmírù l'áàrùn kó fún ilẹ̀ lẹ́ni wọ́ta àmírì ha بالإمزة والعين تعمير بالعين kó tẹlẹ̀ lẹ́ni kẹ́ni ilẹ̀ ogun iná ẹ̀lẹ́ ká máa bímọ káà bá ti bímọ mọ́ ilẹ̀ ó parẹ́ bẹ́ẹ̀ àyìn ni tààmì ìrìnlẹ̀ àyìn ọmọrù tàà kí ilẹ̀ ọkpẹ lẹ́ni ká máa bímọ wọ́n ti àwọn tẹ́sà Ádámà wá sí ìtì wọ̀sàfá Allahu ala dhalika wọ́n wá ṣe kún fi farabalẹ̀ wọ́n ti mọ̀tàbà wọ́n wá ṣe kún fi ala ta'ati Allahi wa rasuli àmá àwàta wá gba tẹ́lẹ̀ Ádámà ń ṣe aláàdé ìtọ́ àti láàlá alátọ́ àti ṣètọ́ nígbàtà tí ní bàbá ńlá wa tó ń ṣe tí ó ìdá àti sùúrù ká àti tààmì ìríhà ó ní bàbá sẹ̀yẹ́ sí èyí bilkúwọ́tí zahiriya walkúwọ́tí tààmìyà ẹn bẹ́ bí ń bọ́ àti àwọn kùwa ní ṣe agbára ní ìgbẹ̀dá àbí sáyé èyí wá lọ bẹ́ àwọn adéyà ní inú ààrẹ sàlátù wa sàlám òun náà wá sí balé fatul ars nẹ́bí tí ànẹ́bí nóhun ní ádámù sáàní torí pé ń gbà sí gbogbo àwọn ọmọ sáà nẹ́bí ádámù tàkọ́kọ́ bí túwú fáàlù àgbòmù wọn rí tó wá kú àwọn tí ń bẹnu ọkọ̀ nóhà nìkan tó fi hàn yí pé new generation ni àwọn tí adáwà ànábì nóhà tó bá lò tó bá lò tó àrọ mọ́dá adáwà náà ni wọ́n àmọ́ tó bá nù ti kó ogun àwọn orúurú dànù ẹnu àtọ́kùn náà tẹ̀fínà tó náà àwọn ìrìnsàbà yìí nà ní wọ́n àwọn mí ní 70 ní wọ́n àwọn mí ní jù bẹ́ẹ̀ lọ àtọkùnrin àtúkùnrin ẹ̀dì ẹ̀mẹ́lẹ̀ tòlótòló mẹ́lẹ̀ ẹ̀yẹlé mẹ́lẹ̀ gbogbo pọ́lọ̀ tí wọ́n ìgúnlẹ̀ àlẹ́bì ní àwá bẹ̀rẹ̀ ìjọba míì ẹlàm kí ní dín ìṣẹ̀jọba ń jọ náà tọ́ àtùlọ́ wa rasuli kálẹ̀ ìtìsáàlù wọ̀sùn wọ́n sì ráyé ti lè bí hàmù àti sáàmù àti gbogbo àmọ́ tó bí nítorí lọ́hun Allahu akbar ẹlàm gbọ́nà tó bí jama Allahu akbar mo rí ẹ̀kọ́ lèyẹ́ bí tò kó jẹ́ ẹ̀yìn yáwà lẹ́sì ní ẹ̀kọ́ ọ̀rún nígbàtà ànábì náà abẹ́ kò láyé àgbádé ọwá pé àwọn ọmọ rẹ̀ tàníánù ló pé ibú tókò hábítò àti ìyáfíso àti sáàmù gan ọkà wọn yíò ọwá ní ẹyẹ ojúsí mi mọ́ ọmọ bọ́dá ọ̀rọ̀ mẹ́rin ojúsí ìyàwó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ìsìn ń wọ́mọ lọ́wọ́ Christopher là ń tírèsì ní Allah Astafa Adam là ń tírèsì ní. Nígbà tí ó di tó dára ọjọ́ kejì. Èyí tí ìyàwó rẹ̀ kọ́kọ́ yọ̀ǹda rẹ̀ tó ní wọ́n wọ́n mọ́ lọ́wọ́ ń fèrè ẹ̀kọ́ ọmọ bíbí lọ́wọ́. Nígbà ó dọ̀gànjú ooru, nìkíní ọkọ mi bàbá ní ọwá, wọ́n lọ ọlọ́ọ̀lú bàbá bí agbo ìsànká agbo mẹ́ta òun bàbá ní àáyéjì ah, ọ̀jẹ́lẹ̀ ọmọ ní pàtẹ̀ ní a wá ní lọ́wọ́ tètè dé báyìí ìyàwó rẹ̀ akọ̀wọ̀n náà ló ti èjì mi Òun ni bàbá ńlá gbogbo àwọn lárúbáwá. Òun ni bàbá ńlá gbogbo àwọn lárúbáwá àti àwọn Ìsírẹ́lì, al'arabu wal-abar, al'abaraniyun wal-arbiyun. Òun lọ. Èyí tí àwọn rẹ̀ tó jùlọ lẹ́ẹ̀kẹ́ ni pé àkùnjẹ́ ah, tètè máa lọ bàbá

òun ni bàbá àwọn dúdú tọ̀hún ni bàbá àwọn múlì sí kéfèrí sí ìsáàbà gbọ́lọ̀gbọ́nì òun ni gẹ̀ẹ́sì eré ipá ni wọ́n ti bá tí ẹgbẹ́ àti sí ìyá ọ̀ bàbá ti tẹ́tí ẹ̀sẹ́dà fún jẹ́ gbádùn díẹ̀ sí ọ̀rọ̀ fáwọn ọmọ mú lọ ń lọ nísìnyí ìyàwó lọ́dá dúó nígbàlẹ̀ ọmọ ìwọ́n ọpẹ́ díẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ju àwọn ti lọ ọ̀dá kò bú ọlọ́run ní ìwọ̀n ní alẹ́ ọlọ́run ní ìwọ̀n ní alẹ́ ọlọ́run ní ìwọ̀n ní alẹ́ yóò náà yóò náà náà tẹ́pá ń jọ́yìn gbogbo wọn ni a ń jọ́yìn funfun àti kèrè nínú àtẹ́lẹ́sìn inú wọn ọ̀rọ̀ àgbàlagbò sí ti ṣe ẹ̀yìn ìyá wá tẹ́wọ̀ á ní ọkọ̀ ẹ̀dàkùn sí dáadáa àwọn ìyá tí wọ́n bí ní ẹwọ́ tí kò sáà jáde lè tẹ́lẹ̀ tí a ń fẹ́ jùmọ́ rájí rẹ̀ sí tí wọ́n ní wọ́n tẹ̀lé rájọ́ fi fẹ́ ara báyìí bàbá àwọn ọlọ́gbà fún ọ ní àwọn àbá bá ti wà dé ká tún sí o tàbá tí kà náà ní ojú tàfà náà bí ó ti tàfà wà náà lókì ní àbá dalé àbá

wọ́n bu sárátà ní ǹjọ́ta náà Ibrahima sẹ́rẹ̀ àdìlọ tó kú nílẹ̀ tó délẹ̀ Hijaz tó kú nílẹ̀ Sham tí ń tíráàbù bọ̀ wá sílẹ̀ Hijaz ọba kan bẹ́lẹ̀ Hijaz tí ń jọ náà tí wọ́n gbàgbogbo ọba ìjẹba ọba ní ní máa gbàyàwó gbogbo àwọn tí máa kọjá lọ obìnrin tó wá fáìn yóò ní ẹjù àwọn sì rìnrìn àjò dáwà lọ nígbàtá nẹ́gbà ìmọ̀ tó kú ìmọ̀ gbáyàwó ẹ̀ tí bá ń sàrátù ọ̀sàránù rẹ̀ ọwá tí ìyàwó rẹ̀ sínú àpò ẹ̀rù ń bà nẹ́gbà ìmọ̀ fún ọ́nà bá kègérí ìmọ̀ gbáyàwó ọwá dọ́gbọ́dọ́gbọ́n títí tí kò rí bí ó ti ṣe ọwá gbẹ́lérí kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́ dákùn aláàrú ẹ̀bá ń gbé kọjá nígbà wọ́n tẹ́ gbòlè táwọn ọlọ́pàá máa ń gbáyàwó wọ́n wá nígbò ni wọ́n lọ lẹ́rù ní òun ọ̀ta ni ah, ẹrù ló tó bá ẹni ẹtú àwọn oṣù ọbáyàwó

وعلى إبراهيم وعلى إبراهيم وعلى العالمين Wọ́n wá sọ pé àfádáwọ́dà bọ́ bá mú kúrò tèbí tó bá tàbí sàbáyí náà tèbí sẹ́rìntì tèbí tó bá kọlù ìyàwó rẹ̀. Àmá lérí ẹni ẹni òré ni ẹ ti ṣe ẹ bá wá sí bẹ́ bí ìyàwó rẹ̀ ọ̀bá wo bòmí yóò bí wò ní. Wọ́n láì bàbá náà sọ fún mi lẹ́yìn ara rẹ̀ ti dèwọ̀ fún àwọn àrùnkárùn bí ọmọ bá jáde ń bẹ ọmọ náà sàbàáyí na tè fi 70 tè fi nìkan ọwá ẹni tó mí ń kẹrẹ ní òre àwọn bàbá àtẹ̀yẹ́ máa bá wọn olùbáàbù wọlé léyìn akàyà síbẹ̀ ni aráàrin wọn bẹ́ẹ̀ jùkó orin rẹ̀ àwájúwọ́lẹ̀ kúrò oòrùn bí i Ìjọ tó bá wá ti sáà ní ibẹ̀ náà lẹ́ti sí pẹ̀lú ẹlẹ́ha rẹ̀. Tọ́lọ̀m bá sọ ó dé mọ̀nú, ó di Buhaya ní irú ẹwà wo lè tè bí ẹwò làtàrí ẹwò àhámọ́ta kákùtù ń bẹ̀rẹ̀ àwọn ìyàwó Allah Wọ́n pé àwọn ọmọ tàbí náà lálùbáríkà. Wà láìbú ráyìí, wà láìbú ráyìí. wà lọ bá ìjọ́ tó ń tí ohun òrókè ní báyìí rí. Dákùn yọ̀ǹdá fún mi kí ń dọ́dọ̀ rẹ̀.

torí ẹ̀mí tí ẹ̀nà pé ìyàwó mi ọlọ́run ìyàwó mi tí ń ṣe dáwà káàkiri wọ́n tún wá gbá ìyàwó mi tí mo bá sẹ̀rẹ̀ gbà wọn ò kọlu lọ́kànkan rẹ̀ wọ́n lè yá sí ìyàmbò náà wọ́n kankan wọ́n yá sí ìyẹ̀dílẹ̀

أنباءهم بعضها من بعض والله سميع عليم قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني فتقبل مني Àwọn ìdílé òun àtẹ̀gbọ́n àtàbúrò àtọmẹ́gbọ́n àtọmàbúrò mímọ́ ní gbogbo wọn ẹwọ ó pẹ̀lú lé tàwà ọlọ́hùn sẹ́ni ọ̀nà àlè ọlọ́run gbọ́ ó sì mọ́ ìdígbó wá náà ẹni tọ́bẹ́ kí lè tòun ọ̀dá wọ́lá tí wọ́n ọ̀dá ìyàwó bá dì nínú ọ̀nà ìlọ́bá ẹran fún àwọn ìpàdé ìwọ ọlọ́run ní ìmọ̀lẹ̀ tí rẹ̀ ọ̀pọ̀ kan haramun alayhi an yatiya ilayya li'anni zawjatu nabiyyika wa rasulika wa habibika wa khalilika mo ti wọ fún wẹ́rẹ́ ní ọkùnkùn ní gẹ̀bẹ̀rí ní ìmọ̀lẹ̀ ní àtọkọ̀ mọ́jọ ọwà ni ọlọ́yá ọba wa ń bọ́ kàtìkàtì lọ́bá rí nílẹ̀ ó dìde lẹ́ẹ̀kejì ó lérúlẹ̀ ń wọlé lọ́bá tí ó kèrè rí lọ́bá wọlé lọ òun náà láwọn ó lè fi àti fàrúkà amára lè bá rẹ̀ nàró ń bọ̀ bí ẹ̀hànà nígbà tó kù sábà tí ọjọ́jọ́ kìíní àtàpá àtẹsẹ̀ bá rọ ọwọ́ akbar ẹlẹ́gbàá ìmọ̀ rí lọ Àwọn tẹ́tẹ̀ láwọn fi wọ́n ó bàbá bàbá lọ́wọ́ àwọn <laughs> láàá ìsìfáwò ní ìnà látàfà ádámà fọ́lọ̀ má fẹ́ ṣe ìsìfáwò ọkùnrin àbíkọ́ ní obìnrin rẹ̀ sí pọ̀lá ìtọ́lọ̀wọ̀n bá yẹn ìyàwó rẹ̀ tàfà yóò ní ní o àbíkọ́lọ̀wọ̀n àwọn àyá ìdá

àà ìyàwó lọ fẹ́ yíó gbogbo ń tẹ́yàn bí dẹ́rùbà mo fi dẹ́rùbà mo fi nínà dẹ́rùbà mo fò ògùn dẹ́rùbà mo fò owó dẹ́rùbà mọ̀kọ́lá dẹ́rùbà owó rẹ̀ tó kù láyé kò sì kán o àmọ́ tó kù ọ̀kan o torí nǹkan rí ò ní tán ọlọ́mọ́ta kádàrá àwọn ìyàwó síbẹ̀ ara ìsì fáwòlò kí lọ́lọ́run fi fọ̀ wọ́n mọ́ náà ni kí wọ́n rí jẹ́gbọ̀n àti jẹ́gbọ́n kí wọ́n sì pàtí mẹ́ ẹni tó bẹ̀rẹ̀ àdúrà lónìí tàbíwà rẹ̀ ń gbà ó sì rí sọ̀rọ̀ ìtẹni ọlọ́run ó dìgbà tí sọ̀rọ̀ bá dé èyí tó ṣe tọ́gbà lẹ́ẹ̀kan náà erí mọ́ fọwá gbogbo nítorí pé ẹni tó bá jẹ́ wòlí Habibullahi nígbé kọ́ mọ́bà sálọ ní ọgbà ẹmú wọlé ẹmọ́jọ́ sálọ ẹ̀ẹ́sí lọ́kànbalẹ̀ ní ọgbà kó lè bá wa ti sẹ́yìn kò sì tẹ́tọ́ bá tó sì tẹ́tọ́ wọ́n èé fún olówó oṣù bọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé ó ti máa láyé ó ti sùúrù kò nílọ ó di habibu láyé irú ẹ̀ láwọn bàbá wa yìí wọ́n bọ́lọ̀ sọ̀rẹ́ púpọ̀ ní ọlọ́run lọ́mọ ẹ̀hálùwà ọlọ́nàmà ilẹ̀ àzámi àbá àyíká kálẹ́kà àwọn àbábùlù kọ́dìrì dáyé tó ní hafla fún yí pínlẹ̀ náà àámù kìnnì kan bẹ̀ àámù kí wọ́n bá jẹ́ inú lé wọn máa mọ̀ àti yípo ohun tí bàbá ṣe tí bàbá ṣe jíṣe tí ó gbọ́ àwọn àgbàlagbà ìṣe tọ́wá tún tẹ́sù ní àlà tí wọ́n ń ká àhámù pẹ́lẹ̀ ń ká àhámù láwọn tó máa káyẹ ọkọ̀ àti gèrè lè bàbá tí wọ́n ilé wá ní ṣe yíò lọ́wọ́ náà mọ́lẹ̀ wọ́n rìn wọ́n ti já lóòkùnkùn

وعلى إبراهيم وعلى إبراهيم على العالمين Ìtì Ibrahim àti nínú sálátàwà wọlé, àdúwà sálátàwà, àdúwà hágára wá gbà. Ìsàní àwá gbé sálátà gẹ́bì ìyálé, ọwá bẹ̀rẹ̀ sí jòó, ẹ̀yìn náà sí mọ gbogbo kéèsì wọn. Àwọn sílẹ̀ síbẹ̀ tí wọ́n sọ fún Ibrahim pé kí ni ìpín tèmi lọ́dọ̀ rẹ̀ ọmọ ọ̀dọ̀ mi ló bímọ yìí. Ọmọ ọ̀dọ̀ mi tí ìní bímọ fún ọ Sọfọ́lọ́ ń kókó nínú àlọ́mà ìgbàrímà ní àà ní ilé gbàgbé rẹ̀, ní ìgbàgbé ẹ̀tọ́ rẹ̀. Èmi kú mo sí ọlọ́run ló ṣe ẹ̀yẹ wa. Ẹ dákun a bá ṣe ní pé kìkẹ́ ẹmà pàwà náà kọ́. Ọlọ́run ní ti wá, aláwọ̀ ni wá dọ́rùn gbọ́ta bá mẹ́ta àlàgbẹ̀ láwọn ẹlẹ́ hà ní. Ààrùn ah, ọ̀bẹ́ ti mú gírí ìwọ́ òtò òun ní ẹ̀ṣọ́ fọ́gà kó mú wá jù báyìí lẹ́nu tó mú ọlá pín òun. Èmi kọ́ ọ̀gá ni ló mú ọmọ ẹgbó ti mú ọmọ lápín ohun wọ́n bá ti dáwí èmi náà dáwí ìrìnwó àbàbó ẹ̀rọ àwọn olúgbò mẹ́rin ọkùnrin ò lè rí rẹ̀ mọ́ tó bá ti fẹ́bẹ̀rẹ̀ méjì mẹ́ta àta ọlọ́lọ́kọ̀ pé lọ́sẹ̀sẹ̀ tí wà táàbí ro mẹ́yìn mẹ́ta ìwọ̀ lọ́rẹ̀sọ̀rọ̀ kò sí lẹ́ẹ̀dẹ̀ tí tó ẹ̀rẹ̀ dọ́gba ọlọ́run ní máa dáwà láàmú bẹ̀ àtẹ̀yìn náà ṣùkọ́ làwọ́ wá lè ta àfihàn fi lè tí àwọn ọmọ kan rìn kan rìn báyìí àríkẹ́ tó ṣe wọ́n láì rí ìdùnnú rọ̀lá tí ń máa bá ń lọ sí bá ń lọ sí bá ń lọ sí ọ̀fárẹ́ sí ọ̀la yóò jẹ́ sán Àrẹ́gbẹ̀rẹ́ wá fún sọ́rọ̀tọ̀ sí nígbàtí ni sọ́rọ̀tà ní gbẹ́mì fẹ́ ni, bíyàwó lọ́fà tó ọ́sà ti lóyún ní ẹmọ kúra yí lọ fẹ́ mílẹ̀. Ó bínú tayẹyẹ, àrẹ́gbẹ̀rẹ́ ni إني أسكنت بذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة واجعل أفئدة من الناس تهوي إليهم ارزقهم من الثمرات لعلهم يشكرون. يا lè ní tó kí àti orí fún mi tọ́ ní ìnípadà lẹ́yìn ìwà ìyàwó ní mo fi ẹ̀rẹ̀ fọ́lọ̀ torítorí ẹ̀dàkùn ìyàwó láàfin ilẹ̀ torítorí tí ò ní pẹ̀lẹ̀ ẹ̀yìn ìyálé ti gbàdà tọ́ ti kò kọ fún mú tọ́ ti kọ̀ bí fún mú ẹ̀rí ó ti jẹ ní ẹ̀kọ́ jẹ ẹ̀fọ́ pọ̀ wàrà yóò pọ̀ ìwé ẹ̀sẹ̀rẹ̀ ẹ̀yà náà ti àwọn hafsatu àti aláwọ̀ tààlà àdìhúnnà àti

ó dọ́dọ̀ ọ̀fíṣà kí ni àrùn lára ẹ̀ pé nígbàtà níbi ìfẹ́ ti sáà ní pẹ̀lú ẹ̀ ni wọ́n wá ní ọ̀dá ọ̀ arábìnrin èsì fẹ́ ọmọbìnrin ọmọ ah, ah, ah, kí ló dé tí ń tàà tí lẹ́tọ̀ fún ọ tó mọ́ lábútà kí màrìbáta àti wáájíkà tó ń wá ẹnu àwọn ìyálé tó wá lọ pàyàwó jù mọ́ sí bẹ́ẹ̀ náà àwátá àwọn náà kẹ́kẹ́ mọ́ láti ní sì ti ẹ̀yìn lẹ́ mojúkú òfin wa káwọn ọmọ yóò lè ní àlùbáríkà àwọn kókókó tí wọ́n fẹ́ ma tó tí ń bẹ lábẹ́ ìsọ̀fáànà láàpàá mádẹ́wò ni a gbà fúnra wa ni ọkọ gbà fún ìyàwó gbà fún ọkọ làwọn ọmọ wọn fi yẹjú bí àwọn bàbá wa wọ̀n ní fi yẹjú yìí ẹjẹ́ padà sórí ọ̀rọ̀ rárátà Màmá Ibrahim bá tẹ̀lé sáwátà lọ sí Jerusalem, Bethel Mọ́sílẹ̀. Lọ bá fi ágára sí mọ́ka nínú igbó ọlọ́run ọkọ̀bìnrin mi síbí. Ìwádìí ń gẹ́rì nílà yìí, ìlú pápá tí ò sí kókún mẹ́. Ìdàrẹ títà ìlú ìyá kan ni wọ́n ní dẹnu gbọ́kan lọ́tọ̀lọ́ ọkàn kìí sí kàábà ní pé tààràtà ni ajára ó ní àtòyí orú rẹ mọ̀fọ́lọ́run sọ ọmọ fi kàábà ní sọ èyí tẹ̀lé ìyálé rẹ lọ kínú rẹ lè Náà lọ bá bá ìyálé lọ sí ilé ìsá. Iná ní bí ìjà tí ọ̀sán iye òjìjà ayálé àti ìyàwó ní ọ̀sán Jérúsálẹ̀mù ó ní Ísírẹ́lì ó àwọn Ísírẹ́lì ọmọ Sáhárátà ni ni wọ́n. Béèyàn bá ṣe sùúrù yóò pò ní jẹ́ yóò tún bá ẹ̀yìn ìyàwó ìjápọ̀ ṣe sùúrù. Ìbúráìmọ̀ ti rínú. Wà á là ìmúránà kún áàlù ìmúránà. ń dákọ̀ ní àyà. Ìsọ́pà. Ádámà wà náà. Ìnáwó àtúfà Ádámà wà náà. Wà إبراهيم على العالمين مرية بعدها من والله سميع Àwọn náà mọ́lẹ́jì ilé díẹ̀ yìí. Táwọn bàbá wa ilá àwọn àgbànákà lílọ́dọ̀ ọ̀bẹ́ bá ti máa ṣe tí ìgbé yọ ọlẹ̀. Ẹ̀wọ̀yà, iná ńlá sọ́fà àádámà wà náà. Ọmọ Àwọn pẹ̀ládà ìyálé ó gbà ìyàwó náà mọ́. Ààrẹ ìbọ̀rọ̀ ìmọ̀ wà ààrẹ ìbọ̀rọ̀ ààrẹ ìrìn. Ìmọ̀ránà méjì ní ń bẹ, ìmọ̀ránà kan lọ bá fèrè ó nà ṣe, ìmọ̀ránà kejì ló bí Màríyàmà ya Jésù. Màríyàmà méjì ní ń bẹ, Màríyàmà kan lẹ̀gbọ́n Músà ti ayé Fìràónà.

Ìmọ̀láàrẹ̀ fi ń jẹ́ta kọ́kọ́ yìí wá sọ ọmọ rẹ̀ kan ló kọ ìjẹ Haruna, ó tún sọ kan ló kọ ìjẹ Mariama, ká tó wá bí Musa. Nígbàtí egéregé tégèrègè, náà ni bàbá mi fún wádé wọ́n tún sọ Imúránà kejì tó ló kọ bàbá bàbá tó dé tí wọ́n jọ ń jẹ́ ìmọ̀mù àti náà ìlú mọ́dálásí ìmọ̀hánà ọ̀rọ̀ mọ́ bí Zakaria ọ̀rọ̀ mọ́ bí ìmọ̀hánà ilé tó ti fẹ́yàwó ẹ̀rẹ́ Zakaria ti fẹ́yàwó ìmọ̀hánà Zakaria fẹ́ àbúrò ìmọ̀hánà ọ̀rọ̀ mọ́ Zakaria náà ọ̀rọ̀ mọ́ bí gẹ́gẹ́ bí láti mọ́nà sílọ́tù mọ́ríà àwọn méjì jọ bẹ̀lọ́m àgbádé tó ti tẹ̀lẹ̀ lápẹjúwẹ́ mo gbàgbé pọ́ǹtì kan nígbà tí sáràtà padà sílẹ̀ ìsírẹ́lì lọ́hùn ọlọ́padà gbàdúrà rẹ̀ ojúsùn ọbí ìsìláka ń jẹ́ pé bí ìyàlé bá ti sùúrù ọlọ́wọ́n padà gbàdúrà rẹ̀ látara àlùbáríkà ìyàwó ọlọ́wọ́n máa gbàdúrà ìyàwó lára ìyálé ọlọ́wọ́n ti máa gbàdúrà ìyálé lára ìyàwó sùúrù lọ́gbà ẹwọ̀ wáyá ní ànábì ìmọ̀lánà fẹ́ hànátù ànábì zakari ya fẹ́ hànátù Rítọ̀ tí ìtàrí títí nínú tí ìgbọ́gbà. Àtẹ̀kún àtàbúrò ní èsì ìdínú. Eré àwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ lọ́wọ́ iná ni ìyá Màríàmà tí ń ṣe Hannatu lọ́bá lọ ìkùnlé lọ yàfẹ́ lọ́bá ń ti gá ìtìlọ́wọ́ lọ́bá wo eré gíbá lọ́bá rí ẹyẹ ìfẹ́ tí ń tọ́jú ọmọ rẹ̀. Ní ṣe gá ìtìlọ́wọ́ ọlọ́run ó sì fún ẹyẹ lọ́mọ Ah, ah. Tẹ́mi náà lọ́mọ̀, ẹ̀yẹ ní tọ́jú ọmọ rẹ̀ lérí jí ní pẹ̀lú gbóúnjẹ fún ní kọ́lì fún ilé mìíràn fẹ́ bímọ láyé oorun tó súnkọ̀ pẹ̀lú mọ́ránà lọ́bá dorin kìí sí ìbímọ tí mọ́ránà tó kú tí ń jẹ́ ìmọ̀ọ́mù tí sàkárí ya ń pé náà ní ìyá àdẹ́tòfin wípé ní ìnábárúkọ láti àmá bí pọ̀ sí ni mọ̀hárárá

àfikà kọlú àgọ́ o kásìta kú sí o àfikà tàbáwo tó owó ayé ọkàn múmi ní ó o tàbáwo tó ogun ayé ẹ̀ṣẹ̀ múmi ní ó yẹ o tàbáwo tó ọlá ayé ọkàn múmi ní ó bí o Àbíká gọlú àgọ́, àbíká kú sí. Àbíká gọlú àgọ́, àbíká kú sí. Thank you. láwà yìí ìṣẹ̀lẹ̀ àwọn atẹ́mi tó wù tí jẹ́ mi wọ́n máa ẹ̀yọ́ bẹ̀ẹ́ sínú bí ẹjẹ́ mi ti tẹ̀sùwà ilé ẹ̀rẹ́ gbogbo ọjọ́ tó sínú àmàbà tẹ̀sùwà kákọ́kọ́ mọ̀ sí ìjọ́ jẹ́ lójúmọ́ yìí náà láti ní àdíká takú sí قل قلت آمنت بالله ثم استكين استكين ni ká takú wallahi tá bá takú àrí ráyìí sí àní mọ́ ìfẹ́ tí jẹ́ lójúmọ́ láàmà bẹ́ẹ̀ sì ní tẹ̀tàlì lọ́dún òfì òun wáyà yàbí ó ìzúwà ó lè ẹ̀kún lórí àtàrí sáyẹ̀ àwọn tàà dápọ̀ ìtọ́lọ̀dé sì fáwọ̀ wọ́n takútọ́lọ́run ní o bàbá tẹ̀yẹ takútọ́lọ́run ní ìjọ́nà lọ́wọ́ bá bá pìtà wọn kò fẹ́ tọrọ ọ̀fẹ́ ìdàmú sí bàbá ìrí ọlọ́mọ́dà ìjáde kò fẹ́ wíó ìkẹ́ ẹ̀bẹ̀lẹ́sẹ̀ tọrọ èyí tí bàbá kà wa sí ìtájú làdábì tí wọ́n wílẹ̀ fún kí tàbá kí àdídílẹ̀ fún ní ẹ́ta dídí ọwà ayé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń bàjá náà bàbá ń kọjá lọ torí wìláyà tó ti tọ́lọ̀ ń gbé jáde gbogbo àwọn èèyàn ọ̀bánjọ́ náà ìtúmbóló ti kéwú dé kéwú záàmà ní kéwú jí àjẹ̀nú ọlọ bí ẹjọ́ àrí bí ọdún mélòó wá dé lọ́mọ kéwú kéwú àwọn lẹ́sìn kọ́kọ́ gbé kéwú lárúbáwá àti fọ́tò àti kéwú kíní bàbá tí àdá mi lókè kàbẹ́ àwọn sì ní pìlẹ̀ amẹ́ríkà ẹ̀sẹ̀ wọn wọ́n lọ́nà àwọn àfẹ́sì lájẹ̀ òkú wọn lọ́nà kí ó mọ́ báyìí àwọn kí ó yìí pọ̀ àfá àwọn àdẹ́sọ̀ lè mímọ̀ bẹ́ẹ̀ni kan bá pé tí àkàwà láì rí yọmọ̀kọ́ ọlọ́nà wàhálà wá dé kí wọ́n tó rọmọ bí ọmọ ó tó dúó àwọn ọmọ tó yà nǹkan wọ́n pè bàbá àmọ́mọ̀ òwúwo wá tọrọ fún lórí ní orílẹ̀ àmọ́ èèyàn fẹ́ tọ ọkùn láti ìfà ní àràtọ́lọ̀ ń dámbẹ̀ ẹjá ti mọ́bẹ̀ bàbá wá jẹ́ wádà àti gbogbo àwọn wá sí ìdánwò fún bàbá wọ́n wá àtàkì bàbá ń bí sẹ̀ríà bàbá ní ààrẹ ah, ah, sẹ̀ríà ti gbé àwọn afẹ́ bàbá wá wọ́n ní ìtẹ̀rú ní sẹ̀ríà wọ́n tún bí ẹ̀kà lè jáwó mẹ́já bàbá wá ní àà ah, tí mo ti ń lórí ọdá kẹrẹ bàbá mẹ́rin àfágbà bàbá lọ ní wọ́n lọ sí àdíbíwá sáàbán kalẹ̀ kan ẹni bá tó lẹ̀kọ́ wá túnmọ́ sálùkú tàbímọ̀ yìí àndírí ìsádàl adàl wìláyà ni karama ni makama ni tó tó wá délẹ̀ ń kọ́ orí obìnrin dárin àfi kágọ́ olúwa àgbọ̀ Àwọn àhámọ̀ tí wọ́n wí tó bá ti bẹ̀rẹ̀ sí wọlé nìkẹ̀ ìkìtà ni ọba dé yọ́ sọ fún ọ pé ìtọ́ lọ jìnà tó bá fẹ́ dàmú ábìsì yẹ́wà mú ọkọ̀ fún wa tọ́jọ̀ yìí tí wọ́n fún ọ ìgbèsè yìí kùn bọ́bá ìdílé kún lórújọ́ náà àárọ̀jọ́ kejì lórí sí ìjábà èyí ti jó kọ́ lọ́mọ ó kọ àwọn àìjẹ̀mú tí wọ́n ń lè láti ń bá lábẹ́ ìsìnká nì yóò dáhùn bí ìdẹ́ni yóò dò sójú ọ̀nà tẹ́rọ kí n padà tó ní stéèjì tí ń bá lọ wọ́lọ̀n fẹ́ bí anábì Zakariya bí ìyá ìyàwó ìmọ̀lánà ti lóyún lò ní tí wọ́n ti kẹ̀rì pẹ̀lú ìmọ̀lánà lọ́bá dorí nígbà tọ́kọ lẹ́ẹ̀yẹ tọrọ Wọ́n yẹ bá ní a máa lù ẹyẹ lórí ká mọ́ gbé ẹyẹ ká mọ́ fún tẹyẹ. Èé tẹ́ ẹ̀ ní kí mọ̀mọ́ ni àtògbá ọlọ́run àlùbáríkà rẹ tó fi sára ẹ̀yẹ̀ yìí kọ́mọ̀ sí tẹ́ta afẹ́kúsì àlùbáríkà tí ń bẹ lára ewé lábí sàgbó àlùbáríkà tí ń bẹ lára ewé lábí sàgbómọ àlùbáríkà náà wọ́n yẹ́ tọ́nìkì wọ́n yẹ́ tábílẹ̀tì ẹni bá lágbó àtàgbómọ ọ̀dá tábílẹ̀tì kọ́mọ̀ mi tábílẹ̀tì kọ́mọ̀ mọ́ tọ́nìkì òun lè yẹ gbogbo tọ́lọ̀ ń dá pátápátá àlùbáríkà ń bẹ tó wá di tí wọ́n ń pé ọlọ́run ooo àwọn ìtí bàbá ọmọ yìí kẹ́kó ṣe lèmi náà tí ó ṣe mo lérí kalẹ̀ pé ti ń bá bí máa ilọ́kùnrin yóò ṣe ti yẹ mẹ́sọ́lájí bàbá rẹ̀ ní ọmọ ojú tó kó Láti máa wàdá قالت إني وضعتها أنثى فلما وضعتها قالت إني وضعتها أنثى وليس الذكر كالأنثى وليس الذكر كالأنثى ولكن كالأنثى كراهم بابا وجههم kò gbé ọmọ sáàmì ó ti lè tú ọmọ sáàlẹ̀ kó ní kàlì oúnjẹ فلما وضعتها قالت ربي وضعتها أنثى Ìgbà tó fi dán ní ọlọ́run obìnrin mo bí ọkùnrin mo fẹ́ bí. Wallahu a'lamu bima wada'at. Wallahu a'lamu bima wada'at. Wallahu a'lamu bima wada'at. Ọlọ́run ti máa tó bí tó máa ń bọ́lọ̀ pé ọkùnrin mo bí. Wọlé. Àtọ́kùnrin òun ni Màríàmà. Ẹgbẹ́jì akọ́lọ̀ ní tí ó ṣe, bí ẹ bá bí ọkùnrin fún àwọn bàbá wa tẹ́yẹ, ọkùnrin ní ọmọ jẹ́ bẹ́ẹ̀ gbẹ́bẹ̀rẹ̀ fún ọkùnrin ní Nítorí pé ní ọwọ́ bí Màríàmà obìnrin wọ́n pè, ṣùgbọ́bìnrin bí ọkùnrin mẹ́wàá. Wọ́n lè sàdákàrù kálẹ̀ ń sáà. Ẹ̀lẹ́

Mo fi sọ ìwọ ọlọ́run mọ́ta ṣètáni ọfọwọ́ kan máa mi mọ́tọ̀kọ́ mọ́tọ̀ ọlọ́kọ̀ ọ̀rọ̀, yé mèrè, mọ́tọ̀ ó yáyà jẹ́ jẹ́ tìwọ́ ọlọ́run délẹ̀. Wà tó rí ìyátà nínú nínú kọ̀bílà ìmúránà takọmọ́sà kárí alákìrí àyá ẹwọ bí ilé òtí kẹyìn kàrin kàrin gbangbangbangbangbangbi lẹ́gbàdé inú ilé wọn ìdílé mẹ́rẹ̀ rí tó tó bí tọ́ bí ìyàn bá tó bẹ̀rẹ̀ bá lóyún àwọn bàbá wa tẹ̀lé ní ọgbọ́ lẹ́nu wọn bí ìyàn bá lóyún bí obìnrin bá lóyún láti oṣù oṣù méjì tẹ́ bá bẹ̀rẹ̀ sí hannah láti àfáwọn títí dé gbọ̀n ọmọ ẹ̀tọ́ àyà méjìlá ọmọ náà nílẹ̀ àfihàn

bọ́rọ̀ tó nínú ilé ìgbówá ní ìfàwòrí ọlọ́mọdé ojókùn láìláì ẹ̀yìn ya ọdún ìṣẹ́lẹ̀ ojókùn lọ́wọ́ yẹn dákùn ya ọlọ́run ẹ̀yẹ wo àwọn bàbá wa ní jọ́kọ́ ẹwú bá wọn ti tóbi tó àwọn ni wọ́n rà ẹ̀yìn ìyàwó tí wa náà ẹ̀yìn mùsùlùmí tẹ́ wọ́n bí àti mùsùlùmọ́ tẹ́ bá ti jẹ́ nínú ilé kan ọlọ́wọ́ ilẹ̀ nìkan ṣoṣo pípé mo fi ta yín lọ́rẹ yóò dákọ̀wé tó di mínísítà yóò di gọ́ọ̀nà dáwọn ará ilé òun bá ti takò ìkí ọlọ́run tó bẹ́rẹ̀ sí ugbó ẹnìkan tó dìde lé wọn tọ́lọ́ ma ha káàkiri nígbàtàkọ̀ wájú ẹ̀ mọ́lọ̀ ń ṣe wá ṣe rere tí àwọn èèyàn fẹ̀rẹ̀ kan rí ní sọ́nú lẹ́kàn ẹ̀sọ́dí ẹ̀ o ẹwọ dáadáa ọ̀ pẹ́sà gídí o ìgbàfọ́lọ̀ mi o ọlọ́mọ́gbàgbà fẹ́ nìkan kan wá ní um, ẹbá ń ti ṣàfídà tó bọ́ sí lẹ́nu ní ọmọ tó ń gbàtà mọ̀ kí a fi mú ìjòkó yìí ní àkóso káwá kí áyà oúnjẹ́lẹ̀ tó jẹ́ àdúrà kọ́lọ̀m pàlbáríkà tí mọ́ nìdí ọmọ sí láti mọ́ fún wa ọba tó ń ní kí sèfáwọ fáádàm àrẹ ìsàlám kí sèfáwọ bá Ibrahim àti ìdílé tí ti bá ń bá Imran àti ìdílé ọlọ́mọdá sàárẹ̀ rẹ̀ pàpá pẹ̀lú ìdílé jíwá náà bá ìdílé bàbá ṣẹ̀yẹ má bá jẹ láíláí àbábùl يبال الجود من يا يبال الجود من همته وإننا نودر كلمته بلن بانك يمواري تريد مواري من الباب الأول في التطور من عرف نفسه فقد عرف ربه kọmọ àgbàlagbà kọmọ ẹ̀gbọ́nlẹ́gbọ̀n kọmọ àfáàláfà kọmọ yánilẹ̀ kọmọ bàbá má kẹwú débi pé wọ́n lẹ́gbọ́n má má lówó débi pé ta lókun bẹ́ má mà tí rí débi tọ́wà pé èyí tí àbàbá mọ̀ ohun àgbọ́sẹ́ ibi tá a dé nìsìn ń jọ wọn àlẹ́lẹ̀ ń jẹ́ àbá fún wa lé ní ẹjá Ẹni bá ti mọ òjú wọn ara rẹ̀. Yàtà aláàrẹ̀ ìjòdó mẹ́lẹ̀ máa ti ní. Ọmọ ni ìgbìyànjú rẹ̀ ọmọ ńlá kò ní sinmi kò ní sùn kò ní wo kọ́lẹ̀ bá jẹ́ bí ẹwọ́n ni ànádé. Ìmọ̀gbọ̀lẹ̀ ìfà ìmáyọ́ fẹ́rí mọ̀ kò ní dáwùjọ kí wọ́n pọ́n lé kò ní dẹ̀bìkà kí wọ́n sí àti kí wọ́n rí lára rẹ̀ sí yùkìrí mọ̀ hú ó lè jẹ́ pé ẹwà ni wọ́n mọ̀ pẹ́lá rẹ̀ sáà òkè fine ó lè jẹ́ owó ó lè jẹ́ mọ̀ ó lè jẹ́ ọlá ó lè jẹ́ ogun ó lè jẹ́ àfírí kan àmọ́ ó rí nǹkan kan tó pọn jẹ́lá áùsà àlàbà mẹ́kọ̀ ẹ̀ ní ẹjá wà ní ògbìyànjú káyé dàbí àwọn bàbá wa tí wọlé bọ̀ yìí láti kí bàbá dáadáa ọgbà alálejò ní orí púpọ̀ àwọn náà tí ìyànjú lẹ́lẹ́ ní èyí kọmọwulẹ̀ ẹwọ̀ ìgbà tí bàbá wọlé gbogbo ìyàn dìde tí ó wọ bàbá ní wọ́n àdìde fún àwọn wọ́n sọ fún bàbá ní Ìgbìmọ̀ tí wọ́n náà àti báwọn náà ti ní kímọ̀ kímọ̀ tó ní mo dẹ̀rá bí i. Yẹ́là ọ̀fẹ́ ìrìnàwẹ̀ ìrìnàwẹ̀ ìrìnàwẹ̀ فبائس الغير في عسراته على فمن قدراته قل يكون العلم فضلا للفتاة ومن يسلم من جلال مظاهر قيمة الإنسان في الدنيا مالي ọ̀nà tí èèyàn fi jẹ́ ní gíga láyé tàbá tọmọrá ìṣẹ́ ìmẹ́rin inú kọ́ ilimu ìmọ̀ inú kọ́ jẹ́ owó inú kọ́ jẹ́ násábù fámílì inú kó sì jẹ́ hezbo àwọn ẹgbẹ́

Bínáwàálì lè máa lè bá sáàrin wá sí àbà Abíọ́lá bá jẹ́ tóbi láyé owó ló jẹ́ ká Abíọ́lá gbogbo kọwàlá rẹ̀ níbi ó gbé dé ní fún ọ̀fẹ́ bàbá wọn tẹ́lẹ̀. Owó ní ọ̀pẹ́ ló ní ìgbà láyé. Ẹlòmí ní bàbá wa tàlásí fún òṣèṣèlú bàbá wa adam òṣèṣèlú bàbá wa kamali òṣèṣèlú bàbá wa tí wọ́n wọlé wọn òṣèṣèlú bàbá wa tí àjòkó ti yí náà òṣèṣèlú ẹ̀sìn ló gbé wọn ga ẹ̀sìn ló sọ àwọn olóṣèlú lérí bá fún wọn pé àfikẹ́ ẹgbọ́dọ̀ bàbá o fẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ وكثير وناس قد تولى قومهم Wọ́n fẹ́ wọ́n kọ ẹlòmí ìdólórí ìlú ọdọ́lórí ìjọbi ti àwọn bàbá wa ìlẹ̀ yìí. Ìjàlá ìdí ní wọ́n ti lọ́run tẹ́bẹ̀ ní. Wọ́n ti lọ́run tẹ́bẹ̀ mọ́ bú tí á sílẹ̀ yìí. Wọ́n tẹni tí wọ́n darí tẹ̀rí àlọ́bá sí àríkẹ́ débẹ̀, òun ni ó sọ, ìmọ̀ rẹ̀ débẹ̀, ẹ̀sìn rẹ̀ débẹ̀, nígbà tó àtẹ́rẹ bá ṣe kẹkẹrẹ yẹ̀ yóò dàrú o. Wọ́n ti yà rú ní kàlítì ní ń bẹ̀rẹ̀ يعرفون الله بتدبيره خيار الناس أفواوا wọ́n mọ̀ pé ó púpọ̀. Àmọ́nà kì yárù náà sì ni wọ́n ń bẹ ẹ̀sẹ̀ èèyàn ni wọ́n yárí fún àbí tẹ̀rẹ̀ dìdí rí. Wọ́n mọ̀ tọ́lọ̀ ọmọ sí lọ́gbà. Allahu Akbar hàn kí ó tọ́ hàn láàrùn ètò báyìí wọ́n kàn máa wò ní ẹ̀kẹ́ náà jẹ́ kìí lálọ. Àmọ́ tí a boyún ni, ẹ̀dọ́kọ̀ ọkùnrin la fẹ́ kó bí.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

pé ìdídí nàmá lọ́wọ́ ìdí gẹ̀gẹ̀ kọ́dà ọmọ náà jí wá dẹ́rì fúnlẹ̀ láti jẹta ìyá kan tó ń bẹ́ńlẹ́ nínú bàbá ní lẹ́yìnlá ilẹ́lá ó ti bímọ ọkùnrin ló bímọ lọ lé ọ̀bà ní ìyá وأسرار الناس مغلوق اتباع Wọ́n máa ń sọ̀tọ́ tó rú. Tàbíkò rí bẹ́ẹ̀ ni, lóòtọ́ nǹkan ní ọbẹ̀ tí ìyànà ọfà tí ò ní nípa tọ́lọ́wọ́n fi gbùmọ̀ ti jẹ́ hàn. Àmọ́pọ̀lọpọ̀ ni ó jùlẹ̀ fún tẹ́rí bí tọ́lọ́ sí wọn fi gbùmọ̀ ti jẹ́ àwọn àfá níbi ọ̀rọ̀ ara rẹ̀ ni. Ṣùgbọ́n bá bá gbọ́rọ̀ yóò yẹjú

أخرجتهم ليس الذي والاهم ليس من والاهم لفساد الكون معصيرته Àwọn wá táyé jẹ́ ni, àwọn wá táyé tí wọ́n wá tẹ́lọ́ mi. إنما خير الورى من رزقها Káìrù ìwàrá orí ẹni máa ń rò sípò ẹni ọlọ́m bá dá lọ́lọ́ owó ọkùn lọ́lá, ọkùn nípò, ọkùn nímọ̀, ọkùn lọ́gùn, ọkùn láti rímọ̀. Máa ń ṣe bá mú tẹ́sì láàáfíà rí. Ọlọ́run fún ní máa ń síbà, mọ́tàkìlẹ̀ àṣírárì, ní máa ń fi kọ̀rọ̀ ọlọ́run sí dáadáa fáwọn ń bọ̀ wọ́n nù yìí,

له بكر جميل في الحياة له يلامع لاقي جميل في الحياة wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa láyé ẹwọ alájá sí pàbàrà ẹwọ kàrìbálà ẹwọ ọlá tọ́lọ̀ ń dákalẹ̀ sí márkà ẹwọ́n tó ṣe fún bàbá sára sí àárò ṣe sùúrù nípa kéèyàn ọ̀sẹ̀ wákálọ́ ọ̀yàwèrè lónìí àti ló dé yóò sì ọjọ́ yìn ọjẹ́ fún mọ̀sílú mẹ́rin wọ́lá àtẹ́kùn sọ bí kálù kọrí lọ́dá yálà sí kírò ń jẹ lọ́rùn

tí wọ́n sì dúró sí pé àwọn ará ní bá dédé ẹgbùn wọn lójò kó ẹnìkan ọ̀takún sílé pé ẹmọ́ ṣe bàbá àmọ̀ òjò ní òfin òjò ní òfin òjò ká lójọ ọlọ́run ó pàtẹ́ òwú ẹ̀kùn ya bá inú bẹ́ lé yín o wọlé ọlọ́mọba ìmọ́dà ilá mọ́ ẹ̀kọjá sí àmìnà mọ́kànlá mọ́kànlá wọ́n ní àṣírí sí mẹ́mẹ́ta pé MTN nọ́mbà nọ́mbà mélòó ni mọ́kànlá ni pẹ̀lú àti ìrìn dẹ̀mbì àmì wọ́n wá àti kọ̀ọ̀kan àwọn ànábì jíjẹ́ ẹgbẹ́ alìbù náà bẹ̀rẹ̀ ọkọ̀ wọn àwọn mọ̀láìkà sálìbù bẹ̀rẹ̀ ọkọ̀ wọn àwọn tí ń bẹ nílẹ̀ ní hà ní àwọn tí ń bẹ ní wọ́sọ̀tù sàmà àwọn tí ń bẹ tátàlì àti ìbẹ̀lẹ́gẹ́sì ìjábà láti àmìnà ni tó fi jẹ́ pé àmìnà ń bẹ̀lọ́dọ̀ mùsùlùmí ń bẹ̀lọ́dọ̀ kìríó ń bẹ̀lọ́dọ̀ jù ń bẹ̀lọ́dọ̀ kìríó tàbá ti àmìnà gbogbo àmàláìkà tí ń bẹ lábẹ́ ara fi wọn ó pè bí nọ́mbà mọ́kọ̀kànlá ọ̀bá pé pẹ́ẹ̀kẹ́ jù bẹ́ẹ̀ lọ kàá lọ ẹjá pé kalẹ̀ pé àmìnà آمين آمين آمين آمين آمين آمين آمين آمين مركز الله مجهود عجيب فقلنا جئونا كلهم مباع مدير المركز حبيب الله آدم في الله العلوي اللهم مدع علامه عارفوا آدم نومي gbogbo ìfẹ́ ọlọ́run tọ́lọ̀ fi kẹ́ sí wọn lọ́mù pátá wọ́n láàrin ọmọ ọlọ́mọ tó ti bẹ̀ sórí mẹ́jẹ̀ tí wọn náà ó tàjẹ́ láìláì àtọkùnrin wọn àtọkùnrin wọn ọlọ́run Gbogbo nǹkan ní dáadáa lọ́gbọ̀n, bàbá àyíkọ̀, àbùkàrí lórí, wọ́n fẹ́ sí ètò nírọ̀rùn wọ́n fẹ́ kọ nírọ̀rùn yóò máa hún lé ìlú náà ni ọlọ́run wà látọ̀ wá sí fọ́dà bá tẹ ọlọ́lá jù bẹ́ẹ̀ Abẹ́ ṣe há bí i àbàbá wà gbà. Nífẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́